رواه أبو هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال الدين يسر ولن يشاد الدين أحد إلا غلب أمة الإسلام نحن اليوم في آخر الزمان وقت يحج أقنياء هذه الأمة للنزهة وفقراؤهم للمسألة ومتوسطهم للتجارة فإذا كان هذا كذلك لا بد من أهل العلم أن ينبه الناس لعلهم ينتبهون وأن يسجروهم لعلهم ينزجرون وينصحونهم لعلهم يتعظون فربنا سبحانه وتسامى أرسل إلينا رسولا ما ترك شيئا فيه خير لنا إلا وقد بينه لنا وكذلك العكس أمة الإسلام ما لنا نعامل ربنا كأنه لم يبعث لهذه الأمة نبي أمة الإسلام هذه الخطبة ذكرى لحجيج بيت الله الحرام رجع بعضهم وبقي بعضهم هنالك ونسأل الله تعالى لهم الوصول بالسلامة والهبوط بالسلامة ولكن لا بد من تذكرتهم لما تركنا عليه رسول الله صلى الله عليه وسلم إن جهلتم قدر ما وفقكم الله به من الخيرات لعلي أسوقكم إلى ما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها أنها قالت نبي الله صلى الله عليه وسلم نحن نرى أن الجهاد نحن نرى الجهاد أفضل العمل حفن جاهد فعجابها بعدها رسول الله صلى الله عليه وسلم لا ولكن أفضل الجهاد حج مبرور وما يعيد هذا ما جاء في السنن من حديث أبل بن عباس رضي الله تعالى عنه وأرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل وقد يمرض المريض وتضل الضال وتعرض الحاجة صلوات ربي وسلام عليه أمتنا إن جيل الحجيج ما وفقوا به من الخيرات والبركات لعلي أذكرهم بحديث أبي رضا رضي الله تنعضاه والحديث مخرج في الصحيحين الغازي في سبيل الله من حج ولم يرفث ولم يبسك رجع كيوم ولدته أمه ومن حديث ابن عباس رضي الله عنه والحديث مخرج في السنن أن رسول الله صلى الله عليه وسلم قال الغازي في سبيل الله والحاج والمعتمر دعاهم فأجابوه وسألوه فأعطاهم أمتنا حجيد بيت الله قد باه الله سبحانه وتعالى بكم لا تعقبوا حجتكم بما نهاكم الله عنه اجتنبوا الكبائر والصغائر معا واعلموا أنكم قد رجعتم من ذنوبكم كيوم ولدتكم أمهاتكم وممن يعيد هذا ما جاء من كلام رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفران الفقر والذنوب كما ينفر القير khabathal hadid ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àti ìṣòwà ní musulmi a ń tọrọ alikun kíra ti gẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ẹni tó bá dídà rán láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀bá ń salikun kí annabi wa bá ní salikun ọlá rẹ̀ àti àwọn rẹ̀ nabi àti sọ̀hábà rẹ̀ dákun ó kí àwọn ka pẹ̀lú annabi jọ́gbà rẹ̀ kìyàmà mọ́yọ̀ wọ́n lẹ́m̀bì kẹ́rẹ̀ o bàbá àti yawa mọ́yọ̀ wọ́n lẹ́m̀bì kẹ́rẹ̀ àwọn yawa àwọn ọmọ wa àwọn àfáwa àwọn ọmọ kí wa àwọn ọ̀rẹ́ wa àwọn àná wa àwọn alájọgbépọ̀ wa mẹ́yàn náà lẹ́nu ìkẹrẹ wọ́lọ́dà ní kàṣẹrẹ jama'a mú bá ṣùgbọ́n ní tíbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹmù sí ọ̀nà ìfì bẹ̀rù rẹ̀ ànídàkùnlọ ilé iná ni ọbàdẹ́dà fi pa ogun aláṣẹ ká sọ ìbẹ̀rù ìdí gàgá láàrin àwa àti ọba dẹ́dà jama'a àwa ń bẹ ọba dẹ́dà kọjọ ìpáyà ti mànàfíkì kọ yọkùn báyẹ̀ kọ̀ọ̀kan wa máa jẹni ọlọ́run ní gbangba èyí ó sì jẹni ìsùnkọ́rọ̀ ọlọ́njọ́ mẹ́jì aṣàwò mẹ́sìn ọlọ́ndakùn mẹ́jì aṣàwò mẹ́sìn ọlọ́ndakùn mẹ́jì ànàṣẹ́ta ìwàkúwà ìbẹ̀fẹ́ ń bá fẹ́ rí ìkúrì mẹ́jì àwọn ọba wàwàkúwà ilé fáyì ìkúrì jama'a kútúbáì ọ ń jẹ́ ìkíní káàbọ̀ fún àwọn tó ti dé nínú ọmọ àyáwa tí wọ́n lọ sí hajj ó sì ń jẹ́ ṣèwọ̀ náà ti gbọ́ fọ́nà tó kù lọ́n táwọn náà di ẹrù wọn tí a ń bọ̀ lé wẹ́rẹ́wẹ́rẹ́ yóò sọ wọn pàdé wa bó ṣe sọ àwọn tí wọ́n ti dénú wọn pàdé àwa náà jẹmáà ẹ̀sìn ọba dẹ́dà lónìí iná ni ẹ̀sìn ò fi wọ́ ọba dẹ́dà ti sàdéhùn wípò ọmọ àṣọ ẹ̀sìn isi ń bá ní sọ jẹmáà tí a bá wà wọn tí wọ́n lọ sí hajj nínú wa tí wọ́n bá jí ọgọ́rùn 19 bẹ́ẹ̀ ó ní òun ní gbọ́n tí wọ́n lọ sí yé tó a bá sì wo òpó yìí ó náà lọ parí ìlọ́fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá dé padà ẹ̀ ní rí àpẹẹrẹ pé ó sí hajj lárẹ̀ kánàlára jí lè tí àwọn nǹkan díẹ̀ tí ó fi mọ̀ wípé òun ti di ẹni tó rú epo àwọn àgbàlagbà ní ó yẹgí mọ́bà tèmi jẹ́ epo mòrù nígbà ń sọ̀rọ̀ ìkò yíya sábà pé ọmọ lájẹ́ fún wọn ó mú yẹgí wò kí lọ́kẹ̀mà ti yẹgí pọ̀ bí kẹ́gì epo bá bọ́ọ̀lẹ̀ ẹbẹ́nu kí n fà padà ní ìgbà ní a fi pẹ̀ ìpóúnjọ́ ohun pẹ̀ pánù kẹ́gì wò sí ìdè lẹ́nu ohun ìgbà tí wọ́n bá pè sí iná tí nǹkan bá yẹ tagẹ̀rẹ̀ tọ́ bẹ́ ìgbà kó lórí ẹn tó rù tọ́ bá bọ́ sórí ìyẹngí ìgbọ́ ọ̀fọ̀ lójú ẹsẹ̀ fún èyí sí ìrí epo tọ́ bá bórí ìyẹngí ifá sẹgbẹ́yẹngí ọkọ̀ntọ́ se dára ẹ̀mà báhùn wípé ẹrù tó tóbi lò márùn-ún kílẹ̀ ríwa Ànábì wa ọmọ wa sọ̀rọ̀ ǹjọ́ kanáà àdísà fara Abbas hmm, o ń se ọlọ́n ni ẹ̀yìn òmìnir ẹ̀ṣọ́ra yìí o mana àrọ́dà làhajjá ẹni ọlọ́n bá ti sí ọ̀rọ̀ kọlu ajì rọrùn fún fàlìyàtà àjàrí kọ mọ́ fi nǹkan dára ẹ̀dù ọmọ torí fa wàtàdílù dọ́ọ́lá in tí èyàn rò pò lè mú lọ sí ájì o lè mọ́ sí lọ́wọ́ ẹ̀mà kọ́ sọnù o gbèsè lè yọjú ló jìjì o tẹ́ntí ń fún ni ọ́dẹ̀ tí ń fún o ọlọ́nsọ́ ẹ̀mẹ́ o wàtàrídù làhájá bùkátà míì tó lè padà ṣẹlẹ̀ síyàn tí ó dẹ̀ tí ò lọ orí àkọ́kọ́ nìyẹn Ànábì wa sallallahu alaihi wasallama ó ní ẹ̀bá ń sọ gbogbo ẹ̀ntọ́ lọ sí hajji pé ẹ̀tí kú oríire òsì ó ti kú rọ̀rọ̀ tí àforítìn ẹ̀ẹ́sì dédé rẹ̀ tabi'u bayna al-hajji wal-umra ó ń ṣe ọlọ́n ní bẹ́ẹ̀ bá ti ń ṣe hajji ẹ máa ṣe umra lálálọgbà lálálọgbà lẹ́yìn tí fi ń wójú rí ọlọ́run kìí ṣe fẹ́ ń tọ́fẹ́ àtàítù àlàjí àgbà ní 1995 sí mú sí ájí àkọ́kọ́ àwa wà lẹ́bẹ̀ tẹ́ntì ní mìnà lẹ́gbàtà àti kó tó di pé à ń sọ bí jọ́ kejì ọdún jọ́ kẹta bàbá kan bá dáa lọ́sàn án fọwọ́ ra báyìí àgbàlagbà ní wọ́n ni alhamdulillah tó ẹ́ pé tó lóyè bá dé ni níjọ́kọ́ ìlú ni ìbìlàlàjí àgbà ọdún ìlú pógójí ọdún tí wọ́n pàájì tí wọ́n wá lọ́dọọdún kèètí ìmọ̀wọ́ nkúnkún bàbá kanáà bá tún dé gúnbẹ̀un ó ní àdúgbẹ́dọ̀ lọ́run tí wọ́n ní ẹ̀sán o tèmi dógójì ọdún àti méjì bákan tó dìde mẹ́un nígbà àwọn ẹ̀kàdé títà bàbá kan wá dìde pé ẹ̀ẹ̀sì fúra pésù ti dé ta lórí bí án kọ̀kan sí kẹsí mẹ́ pìyàn ti gbà ṣùgbọ́n ẹ̀kọ́ táwà rí kọ́ngẹ̀ bí ọmọ kékeré ni pé ká pé òǹkà ní fi ń kà ìwọ náà tìrípò ti jábọ́ ó sọ́rọ̀ ma sí fa innahuma yanfiran fi faqr wa adh ọba dẹ́dà ti gbà fẹ́yìn musulmi gbogbo ẹmbá máa pààrà hajji hajji umrah méjèèjì yẹn ọlọ́n ti sọ́ di tí ó ma gbọ́ òsìnù láàrin tí wábẹ̀ ẹ̀sọ̀ fún ilẹ̀ ìyànkówó rà 10 million naira ebe mi mọ iye tí mo rí bílẹ̀ tí mo ràkà tó ṣe Ramadan 6 million mo rí mo rà ní 8 million not 14 million mo sì tún sọ fáwọn agenti ẹ̀yìn náà rí ti lára wọn ẹ̀yìn ní kàkà tí fún yí mo tún ti sẹ́ méjì sọ̀wọ́ ní ìsìn ìsọ́ ni bàbá tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tí ń pààrà jì lọ́pọ̀lọpọ̀ gbà kó tó fẹ́ ra ilẹ̀ mí ọwọ́ wọn ló ti wá yáwó wọ́n wọ́n máa gbẹ̀ ẹ̀sẹ̀ nù àtòsí ọ̀rọ̀ fẹ́ yé wa àríbí kama ya ń firùlì kí kọbàtàlà hadì gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn àpẹ̀pẹ́ tó ti dókùn tó so mọ́ irin bọ́bá dẹ́dà ṣe máa fi ẹwìrì wọn dánù tí ó gbọ̀dánù ń bà lágbẹ̀rẹ́ bá kìbọ̀ náà kó tó gbọ́nfẹ́ fi rọ nǹkan mí ni ò se ní sósì lára tí bá ń pò ilé rẹ̀ kò sì ní sẹ́sẹ̀ mà lára rẹ̀ balala jẹ́ ọba máa ẹsọ fún kó ti dàtún bí o ọ̀rọ̀ táwọn nàbí kalẹ̀ àwọn gbọ́mọgbọ́mọ ẹ̀sìn ẹmẹ́jẹ̀ wó gbé máa lọ́mọ́ o born again ẹ̀yin lẹ́ni o àwọn sí olóore tí máa ń sọ̀yìn àti pé èèyàn lẹ́sẹ̀lọ̀rún mà ọpọ̀ àdàbí sára yẹ́ ẹ̀fún a o inú ẹ̀làwẹ̀ tẹ́ ń wo ohun àtọ́lọ́mbàgbà رمضان النبي صلى الله عليه وسلم ني العمرة إلى العمرة والحج المبرور العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلى الجنة كيف bá parí múrọ̀ kankan ó tún sí ní múrọ̀ kúrò sí ní tọ́lọ ń bẹ fún èèyàn ni muro kuro si ewó là ń pè onye ájì rẹ̀ o ni ájì tó pé àdáwù alìhájú aláwájí ilẹ̀ akimali kánà àdáwù rasul ẹn sí ájì rẹ̀ bánà bí sẹsẹ yọ ma jánú jẹ ma kókò láwọn èèyàn lọ́wọ́lọ́bọ́ wọ́n kọ̀rí a ẹ wò dáadáa tọ́lọ̀ ti fún yín ṣe ìlọ́fà tó fi jẹ́ wípé ọ dá mi lójú lọ́dọ̀ ọba dẹ́dà èèyàn lè sọ́ọ̀ta o lè mọ́ sọ́ọ̀ta ẹn tó bá jẹ́ pé hajji mi gbọ́ kèése pé ìsìlámù tí iye yọ́ sọ̀sọ̀kúsọ̀kú tó kó lọ ọlọ́mọ́ tó dé wá má ẹlùmí ma sọ ti ẹta ẹlùmí ọ sọ ti ẹnu yóò tó fi báyé lò ẹn táwọn èèyàn pé láàfà tí wọ́n pẹ̀kẹ́ ìsáàfà in sọ lọ́dún kan wípé àà irú rìn àrin wọ́dìbò lọ́nà wa gbélé alọ́ sójú àwọn èso tó promise aláìjẹ̀ náà lọ́nà kóyé adàgìdà lókè lónìí ó àti lọ sọ kó àtẹ́kẹ́kẹ́ ó gbogbo nǹkan ìlú nìṣùn kóyé in tó fẹ́ ṣe náà ní pé mọ̀dé sábákà ní sì máa fẹ́ yí hajji tẹ́ ń lọ yìí هارولي لتا متعسنبه جامن رضا بن عباس والحديث وفي السنن أنسي لني لا يأتينا هذا الحجر يوم القيامة لو عينان يبصر بهما ولسان ينتق به يشعر لمن استلمه بحق أنسي لني جمع جمع الكيامة هذا الأسود تنوي الله مبت جدي عبارة وكتتان لهم ونوم أبو لو عينان الله أخلج مجي yúbù sírù bí ìmá yóò ma fojú rínà tí ó ma rínà kẹtẹkẹtẹ wà lìsánù yẹ́ ti kùbí ọlọ́wọ́ fòláhán tí ó ma fi sọ̀rọ̀ kí ni fẹ́ rí kí lọ fẹ́ sọ yẹ́ṣàrù liman salamahu yẹ́ṣàrù alamani salamahu bí hakin yóò ma wáwà mabọ̀ ajọ́láìdé ma yọ́ bá o náà ó tọ̀ yóò tù sípẹ̀ fún àkàn tí ó tù rọ̀bà ìjẹ́ láti bẹ̀. ẹwà wọn tánà bí fi kún ẹwọ́n tí mẹ́ àti ń torí ẹ̀lá àbú ẹ̀dàkùn òtẹ́lì olè ń gbé nísàlẹ̀ kírókìrà ìsàlẹ̀ ọ̀dọ̀ wa náà ẹ̀dàkùn àwọn òní ṣàngùn lọ́dọ̀ ìfẹ́ tó bí méjìlá ajálàsọ́dù ẹja àwọn ẹbọ́ òwèrè ní ó àníbà fún ẹni ó bókalùkú sí rí lánà ẹfẹ́lùmí nígbàrún fẹ́lùmí kẹsẹ́ Usama Basi tí wọ́n bẹ mọ́sálásí kọ́lọ̀ méjì kọ́lọ̀ wọ́n dárò nínú ọ̀kan náà máa kí wọn àwà jọlọ sí múmọ́rọ̀ zọwọ́rọ̀wọ́rọ̀ labá ń wà káàkiri wá Usama tààlẹ̀ wákí ọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti gbá sọlọ́run rẹ̀ lẹ́nu kaba èèyàn dì májẹ̀lá sọ́dọ̀ ọ̀fẹ́ ẹ̀lá ọlọ́run orí mi o wọ́n ń fún àwọn eré búkú ní ọsáré fún ní kí lòtòbà ìsíbẹ̀rù ọlọ́nà lòtòbà òkúta ì láyẹ̀dúrù wà láyánfà lótìtọ́ òkúta ìsòkútọ́ alẹ́ ayé hadith wọ́n wà mẹ́gìgé ń bẹ̀tì àní ẹgbẹ́ lọ láàbùlọ́dọ́ àwọn wa wọ́n ní dìísìn kò sí nǹkan kan tọ́jọ láyé pé nǹkan kan bẹ̀ tó tún rí báyìí o kò sí òkúta ìmọ́jọ̀gbà kìí àmà àwọn tó fẹ́ jẹ́rìí fún kí n bá wọ́n gbẹ̀bí ìsìyé tí mo wá yípo bí ọlọ́run lẹ́ẹ̀mẹ́yẹ gbàtọ́rọ̀ ní yí mọ́ pò ibẹ̀ lẹ́yìn gbàtọ́rọ̀ pé kí n wá lè dédí òkúta ìtorí pé ìfẹ́ tíyàn ìfẹ́ síyàn léṣe mo fẹ́ mú hákù wọnú ọ̀rọ̀ mi pé ẹ ń bá lá pẹ̀lú òdodo tó fi ojú rí ọlọ́run tí ọ̀nà àlùbáríkà yìí wọ́n fún obìnrin kan lọ́rùn lọ́dún kan àṣẹ́rin tí a bá fẹ́ pa nìkan kọ́ ní ma dùdùkúdùn ohun yóò jọ ohun tí èyàn lè sọ pé ẹni yìí kò ní bá lọ ohun kálukú àwọn èèyàn ń san owó fún gẹ́gẹ́gẹ́dẹ́ bọ̀fẹ́ láni ìlú lẹ́fẹ́ gbà alájákì lódó ní à ìwà sí àájì kí mọ́gbà stampu agbájẹ́ mo ti ń tajà gbágímọ́wa sọ fún kàrùn mú sí yàrán tàbátibátidé àṣẹnu wọ́n máa ṣe ìpè ní lọ́jà ẹgbẹ̀ ìpè tí bá gbọ́jà kalẹ̀ ẹgbà kọjá wájú kọ́sọ́mà mi ìpè ní ẹwà mi dára ajára rẹ̀ wọ́n ẹ̀rí ẹ̀rẹ́ dúrú tí ń kọyàrìyàrà kí bẹ̀rẹ̀ ebe ti wọ́n ti wọ́n àkì ṣe mọ̀ pàm bọ́ nísìn àwọn ọlọ́lá jí ń bẹ nísìn tó jẹ́ pé ẹlòmí oṣù kejì tó dé ni ó tó wá sí mọ́sálásí ó ti jáde kó jímà kèwọ́ jímà padà báyìí wọ́n ń wọ̀n fún ni toró ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ àmbọ́ jẹmọ́ láwá dé yìí láti ilé ọlọ́run kí lójúṣe rí wa hadith Ibn Abbas náà ni ó ṣe ọlọ́ni al-ghazi fi sabilillah gbogbo ẹmbá ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́wọ́ ọba ẹni ìyọnú ni ọlọ́wọ́ ma yọnú sí al àlejò ọlọ́run ni sí ajì àlejò ọlọ́run sọ ọmọ iye dúkìá tí wọ́n fi sọ tó ti bàjẹ́ wọ́n tó dé báyìí ìwọ ọmọ ẹsẹ́

kọmọntọ́ ọ̀dẹ́wò ẹn bá lọ sí mi rí bá lẹ́mí mi sẹ́yìn náà rí bá lẹ́mí yí wafdullah ẹwà wọn tánà bí fi parí ọ̀rọ̀ ìmàní o dáàgùn hẹ́rìmọ̀ púpù náà sì jẹ́ àlejò ọlọ́n ah, ànábì dáà wa huwa fasihun ń gbé pé sánmà ní ẹ ti ń kọ̀ntọ́ ọpọlọ nǹkan ká kálígbé ọlọ́run ní à dááhùn wọ́n ṣàyọjú ràn ọlọ́run ló pè wọ́n o fa àjàbú wọ́n wá jẹ́ pé ọlọ́run nígbà wọ́n rọrọ̀ mọ́ pè yẹ jẹ́ pè mi wà sàálù náà bá ń pè ọlọ́run bá mọ́ kó mú kàtà tọ̀pọ̀ wá ọmọ mi mọ̀ ní ìyàwó mi mọ̀ ní ọkọ mi mọ̀ ní iṣẹ́ mi mọ̀ ní mo mọ̀ ní pèsè lọ́rùn fàtọ́hun ó ní sẹ́bí mi mo pè tí mo Sunday bí 10 Eh, wọ́n ajẹ́ wọlé máa ti sọ tó bá fi fóòn sí spíkà ọ̀pọ̀lọpọ̀ ní gbáre lọ láti jímọ̀ bí ẹgbọ́n ìmìnà ń bẹ́ bí o ẹ̀rẹ́ sọ burúkú o wọ́n mọ́ tí ó pèsè o ẹgbọ́n ẹ̀rẹ́gbọ́n lọ <laughs> ìmìnà fẹ́ yáwó ọlọ́run wá ní àlejò òmìnira mo pè wọ́n dáhùn ah, ah, ah. àwọn náà wá ń gbìmìnì tí ó ń fẹ́ ìmọ̀ fún à torí wọ̀ sàrọ̀jú náà mo pè wọ́n ni àwàmọ̀ tàbá wá dí láti hajj kakọ́kọ́ mọ̀ wípé ó ń ṣe ọlọ́run sọ fún wípé man hajj embassy hajj wà lámìyà yọ́rùfọ́ kò súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ nígbàtí ọlọ́run bò tí yọ̀nda fún wà lámìyà yọ́rùfọ́ kọ̀ tààyàn pàǹtàkúta ẹlùmí ma ń ayé mọ̀dẹ̀ níbẹ̀ ìpínlẹ̀ ìlú òtún mọ́sẹ́ láyé àṣẹ ìyá kan lọ́dún náà lọ́n bó ṣe dé kàbà ló bú èpè jọnu ta ọlọ́mà mi ká dáa fún ọ ilé ìlú tí wọ́n láti ìjọ́ lòdí wọ́n tí ìjẹ́pẹ́ mú bí ọ òfúlóòsì ẹni tí wọ́n bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ọlọ́wọ́rí mi mọ́ èèyàn kèé sára àtàsí mi bẹ̀m̀bẹ̀ tẹ́rìn àtúnjọ lọ lọ́bá ní à mọ̀mọ́dára ní mọ́fẹ́nu ìsọ̀ ó ní ìfẹ́nu sọ rárá ọmọ mi se mínká ṣùgbọ́n èmi bẹ̀lọ nǹkan bá ní gbọ́yé sí pé ìgbónára bí lè ṣe mú wọn lẹ́mìnì ní ẹ̀fì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ń gò jẹ́pọ̀ ló bí ọmọ ara tí a ò ní ìgbà kó rí bá bí ìgbónára bá ti ẹ̀wà bẹ́ ọ̀nà mí ìrọ̀ ẹ̀kọ́ gbà lọ nǹkan mí ìtọ́bá lè wá wà mẹ́ ẹmẹ́ rí àjíṣe nílé yìí bí mo ṣe ṣe kò sì fara ní èèyàn kò fi ẹsẹ́ yẹ̀yẹ́ ẹlòmí kọmọ̀jókò òjò àìsí ìwọ̀n kankan tẹ́lẹ̀ àrùsọ méjì àpàkájá rẹ̀ ebówẹ̀ náà ni sáàjì ń gẹ́ ńlá palára wa gómìnà ti máa lọ́bẹ̀ president ti lọ́bẹ̀ chairman lọ́gàfin ti lọ́bẹ̀ olórí àdúgbò ti lọ́bẹ̀ dpo ti lọ́bẹ̀ ọ̀gá sójà ti lọ́bẹ̀ tó tún dé kò sí ẹ̀kẹ́ ń di rẹ̀ o ẹnu ní òní mẹ́jọ kò jó pọ́ sọ bá lú àwọn ìrìn òsà wà lè kó ní ṣùgbọ́n tí ẹ̀kọ́ bá owó kó bá yọ́kàn yíkó ní alájí ẹ̀ paramá ó sáàjì dada anẹ́bì ni yọ́ padà bí ọjọ́ tí a rẹ̀ bí nínú rí ti àbí ìrọ̀ alhajju almabrur hajiri laysa lahu jaza'un illa aljanna ẹn bèèrè sí kọfọ̀kan balẹ̀ pé aljanna lẹ́sàn rẹ̀ àwa dé padà ẹbá ni sọ fáwọn mímọ̀ wọn ọjọ́ wọ́n fẹ́ ká gbọ́yé ni ní wọ́n fi ń kí à gírígírígírí ó ń ká wọn láà pé sílẹ̀ ni ò tí yẹ inú ẹ̀sìn kèèyé wa wọ́n mọ́ bá yí ó kéjù pé tí ń bá dẹ́rùbà wọn wọ́n máa sì tọ́lọ́ wọ́n máa sì lóòrẹ̀ wọ́n rò pé yùn láàfin mú ẹlọ́rẹ̀ irọ́ wọ́n sọ́bọ́lọ̀ sì sọ́

táa bá ti lọ sí àjò tọ́lọ ń sì mú adé láyọ̀ ìbẹ̀nù ìntà fi máa dúpẹ́ sọ́dọ̀ ọba dẹ́dà ọlọ Àbújá ọlọ́n sì sọ́dé èèyàn jámẹ́ lórí bẹ́ẹ̀dì tí ń gbábẹ́lú alìkìyàmá ẹni àjò ni ẹni àjò ẹwà wà àjò àjò àjò rẹ̀ àjò àlùbáríkà àjò òdùnú yìí ṣùgbọ́n ẹ má pè láyẹyẹ a ma yàtọ̀ tí bẹ láàrin àpèjẹ àti kí ni o àtayẹyẹ bọ́lọ̀ bá ṣe wá kí ó ń kálukú tó kó dúpẹ́ bẹ́ẹ̀ fọba dẹ́dà agbára ilé ó sì pa màálù sí pàwọn èèyàn rẹ̀ ìjọ àtúkọ̀dọ̀ lọ́un ah, ìbẹ̀rẹ̀ ni ti ń sáàlàyé fún àjí dún ó ṣùgbọ́n <laughs> kíyàn gbọ́ sáàmì dáadáa ah, ní òun bẹ̀m̀bẹ̀ bóò àwọn ìràkúnmí kan bẹ mọ́ká pè ìràkúnmí àrẹ̀bẹ̀ rẹ̀ pé ọlọ́n ti rí kò ní kú tí ni a ń pa o ó ní bàbá iná wọ́n ní kínú ó ní ẹ̀dì ẹ̀mọ́ká ló sì kíni ó ní ṣe bí bó sì gárì kò rí bá wọ́n pí yọ mà bá sọ̀rọ̀ inú kanikóòtù káwọn sàdúrà ìrìn àjò ájì ọgbà gbogbo ìrìn àjò pátá ni ṣé mà pa nípìlẹ̀ nú ẹ̀sìn èsù bẹ́ẹ̀ ọwá lọ polówó ẹ̀ fún àwọn arẹbí pa tí ń pèrè àwọn láàfá ní àbáfẹ́ lójú alájì kìíní ẹ̀ ajì ẹ̀mọ̀ ìdẹ́ lẹ̀ bí 10 million plus ní ilẹ̀ 2 million èyí ah, sì ní pé ọ̀rọ̀ olórin ọmọ ẹ̀ ti burúkú kò sí ilé báyìí ní Chicago ẹjá sí sùúrù méjì a wà fi dájọ pé ẹ̀ fi wọ́n bẹ̀rẹ̀ àṣẹ̀tì mọ́ kàdè kí lọ́jọ́ káwà pẹ̀rẹ̀pá aláàdúgbẹ́ fọ́lọ̀ ká máa fọ́ tí mú kí lọ́jọ́ àṣẹ̀tì mọ́ kàdè kọjẹ́ pọ́lọ́rin ní ọmọ ọkọrin fún kí ní nǹkan olùsáṣẹ́ ọjọ́ tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ ìbàjáde tó ju yán là ní ẹgbẹ́ akẹ́ olórin Islam wà ṣe náà ni pẹ̀lú piano àti títọ́ ah orí piano ìkínú àmúrinù tí ó màkọrin lásán nǹkan kọ́ wà bẹ̀rẹ̀ ẹlùmí ìtọ̀bádùn gbọ́yé lọ́jẹ́ pèsè sọ́nódì alẹ́tọ̀ bẹ́ẹ̀ kèèsí ìṣe lórí ají nìkan kéèyàn bá wá lè ti àbújáde tẹ́sì fàmí ti ẹ̀ kó dúpẹ́dọ̀ ọlọ́run bóyá agbára rẹ̀ tí ò jùlọ

tó fi ànà ẹlẹ̀ ọ̀rọ̀ ma dàrúmà lọ́nà èmi ò ìlera náà tò ní kí wọ́n jọ dúó kí wá lọ tò sẹ́yìn òní rọ́ torí pé mo mà pánà ló bí ó ní hájì hájì tí ẹ ń lọ tí ẹ ń dé yìí ó tó ní okọ̀ táìtù ni pẹ̀lú tójú àwọn èèyàn kan àwọn kan rìn báwọn wọ́n pàdé ọlọ́run padà báyìí inú ẹranko wọ́n ti gbẹ̀dẹ̀ jọ́ wọ́n sì rí ẹran bí ogún ní ọlọ ẹranko pàbí méje lálọ ọpa méje lábọ̀ ọmọ ìrìn ẹdẹrẹ lẹ́yìn ọdún kejìlá ẹlòmí ìdọmọ Sudan tọ̀rọ abẹ̀ lónìí tí àwọn ẹ̀ṣẹ́ bí Nigeria ló ti ń bọ̀ ẹlòmí ìdọmọ ẹlòmí ó ti irú àjò ń lè yàn wà lọ ẹni lọ bìkan láàrin ọ̀sẹ̀ kan gbogbo ara rẹ̀ yà bóòdè tí ẹ bẹ́ẹ̀ jìmọ̀ ẹ ń wá dé lẹ́yìn ọdún mẹ́sàn tí ó sì mọ̀ pẹ̀tọ́ lọ́lọ́ sí in ti ń dínú àwambọ̀ kájọ kásọ̀ra wa níbi ayọ̀kayọ̀ kí la fẹ́ sọ ń pè yí sí ti ń jẹ́ yìí mọ́kànbẹ̀ẹ́ ẹwọ àti kàtí kan náà ìbọ̀rú ẹ̀sìn là ń sọ jẹmọ́ ẹ̀yọ mọ́kàkú sóbìnrin lè fi góòdì sẹ̀sọ̀ séyìn rẹ̀ àbí slífà àbí nkàmínà sọ́kùnrin náà lè ṣe nínú islami tọ́lọ́n fi ránì sàsáàmì sí wáì ìdájọ́ ọtọkùnrin ó yàtọ̀ sí tóbìnrin ìdájọ́ ọtọbìnrin náà ó yàtọ̀ sí tọkùnrin náà obìnrin lè fi góòdì sẹ́yìn ṣe ẹ̀mọ̀ pé ń tàwà ń sọ yìí a ń sọ nísọ pé ìsìláàmù wà la fi ń sọ̀rọ̀ ní o ẹmọ́ tó jẹ́ agbọ́yé padà pẹ̀lú nǹkan mí ìta àti sọ fún wa tí ó mọ̀ wájọ bí ẹn pé ah, ìsìláàmù náà bá yọ̀ lélẹ́yìn náà gan síwà lónìí máa dádùgbò wọn ò pínlẹ̀ lè kó bèèrè wọ́n máa sí kì báyìí tó bá ti lọ bí lọ sọ́n ọ̀nàdà tó kàyín fún wọn fi regulate ọpọlọ rẹ̀ kó lè máa wálé ẹjà ní ẹn bílọ fún ètí ìsàlámọ̀sẹ̀lẹ́ obìnrin lè sílẹ̀ ìlọ maka àní ẹ̀mẹ́jì mọ́ maka àkọ́kọ́ ń sọ nínú ẹ̀sìn wa obìnrin wà lè ṣe o gọ́dì sí ó lè fi sílífà bẹ́ẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú kí mẹ́jẹ̀mú àkọ́kọ́ ìdàkánà àádámin àádẹ́tì nìsá ìhà kápẹ́ láwùjọ wọn ara àmúra wọn lọ́wà àwọn àwùjọ kan bẹ wọn ọ̀má láwùjọ ẹlẹ́ẹ̀kejì kò sì gbọ́dọ̀ jẹ́ tí ó wọ́n ju bó ṣe yẹ lọ ìgbàtí èyàn kan eyín méjì tí kọ̀ọ̀kan jẹ́ 75 million 150 million ó ń gán kọ̀ wá sí mẹ́rin ni ó ti pẹ́lẹ̀ ti fẹ́ sùn ẹ̀rù ọmọ bàrí kí aládìí pé ah Hmm. ẹnu mi ilé ọ̀rọ̀ ẹnu mi ilé owó kí ló tó báyìí kọ̀gbọ̀rọ̀ jẹ́ kọ̀gbọ̀rọ̀ jẹ́ nẹ̀kúnnà báhùn odi méjì bá wá lọ mọ́kà bẹ́wọ̀n máa ṣe lù wọn wọ́n bá ṣe mọ́kà kọ mọ́ pèlè yẹn mọ́kà fáwà lè ṣe wọ́n ṣe ń sábó mọ́kà

ṣùgbádẹ̀wò ni ọ sàájú ọládẹ̀wò bí kéyàn lájẹ́ntì kórún ní mú nǹkan kò ṣe imú ẹnìkan lórún wọ́n wà wọ́n àìspátí wọ́n wà bá fi slífà mú sọ̀kọ́ bá lùrẹ́ wọ́n bá fi slífà sí èyàn ṣubú lórí òkè èyí bí máa ń fòyọ wọ́n bá gbá slífà sí àdánwò dọ̀rúrọ̀ àbẹ́yàn jẹ́ ẹni tí mọ́ ń bá rìnrìn sọ̀rọ̀ pọ̀ lẹ́yìn bá yọ ó sì tún jẹ́ ni tẹ́ pé ẹ̀mí ẹ̀lẹ́ àti tọ́tẹ́ àti tí ọ̀tẹ́ ní ìtìmọ̀ sáyẹ́ rẹ̀ kò lè mánéjì ẹnu ààrẹ tó bá ti wà gbangba ìsì ń sí ààrẹ sí kọ yẹ̀yẹ́ wọ́n fi ṣẹ̀rẹ̀ lọ́tún ló sí ní tí wọ́n bá máa bàjẹ́ gold slipper wọ́n bàlù tó bá tún wá jẹ́ pé slipper ò tún mú ta fẹ́ iná ẹ̀sìn ìmọ̀ dápọ̀ yọ wà lu gold ń ibnu arfaja ibnu asad arfaja òun ló bí bàbá tó bí abraman tó ń gbọ́rọ̀ wáyé tọ́rọfà ló kọ ọmọ ti arfaja yẹn àwọn èmọ́sẹ̀lẹ̀ ẹ̀pọ̀ nílẹ̀ lábáwá sáájú kó tó di pé ọlọ́run sọ ànàbí di òjíṣẹ́ wọ́n ń pè ogun kan ní kùláàbù bidominikaf ẹ̀ẹ̀mẹ́jìlógún wọ́n jagun láàrin basro àti kúfà ní iraq basro àti kúfà yẹn ibẹ̀ wá jẹ́ sábọ́tò àmìyàn sí yamama mọ́rẹ́lá kẹ́dẹ̀ jẹ́ òru kan tí mọ́rẹ́lá kan tí ó máa fún wa ní bí 48 kilometers gbíyà ti jagun ogun ìlú ní agbára ibẹ̀ ni wọ́n ti bẹ́ arúfájá nìmú islamu di ọgbà islam wọ́n wá lọ bá ṣe imú mi nígbà wọ́n bá ṣe imú mi slipper ni a fi bá ṣe wáríkù fi bọ̀ ṣùgbọ́n slipper tutu. olóòrùn bìnàbìnà jama tí a ń tí mú ẹ̀bá sáǹdì gidi tí a bá gbẹ̀ tí ọmọ nílá síbi tó jìnà imú ọmọ fà ká tó wá pé wọ́n wá wá gbé bá ara wọn tàti fojú ara wárí kẹsìn ò tó dé oòrùn mi nímú ní ọmọ kùlábì imú iná mọ́ lọ torí ẹ̀ lọ ṣe slipper kí n fi ṣe ó ní tọ́n sọ fán pẹ̀ islamu ara ní mí pẹ̀lú oòrùn slipper kí ní kí wá ṣe fa amurasa salam fatakoda anfan minata àwọn ìbá ní ọ̀dá fún para níọ̀n ọlọ́yọ̀ndá fún wá lọ rí bá àwọn alágbẹ̀dẹ̀ wọ́n bọ̀ fi padà wọ́n wá sísẹ̀ bá fi góòdì rọ imú ajẹ́pẹ́ ń bá ń tọrọ àdánwò òun lè lò tádàwò bá ti dé tí bá ń tọrọ rẹ̀ tí ò tí ìdè náà kò lè lò tó bá ti pọ́bá wá dé ọyọ̀ lẹ́yìn orun mú ọka létí ríwọ̀n wá dé ẹlọ́kùnrin náà lè lò tó jẹ́ wípé làlúrí kan ló sùn débẹ̀ àníbẹ̀ ẹ̀ tí kí ní ìgbọ́bọ́ wà lára wọn kọ́ tí ń wá kú tààfẹ́ wẹ̀wọ̀n sáàgbẹ̀ eyín yọ lẹ́nu òkú tó bá níwẹ̀ lóde àbílọ́kùn amkana tó bá nítorí pé owó ni nínú tánàbí sọpá ní ìrójú rí ọlọ́run o ní ìdọ́ àtùlmáàd kéèyàn ọmọ arádúkìá láre òdì ni ẹlẹ́ẹ̀kejì tí ó bá wárọ̀ láti yọ ńkọ́ tó kù sí jẹ gbèsè àwọn afá ní ẹgbọ́dọ̀ yọ tó kù bá ní gbèsè lọ́rùn tí ó sì sọ́nà tí wọ́n gbà bá sán àfi wọ́n yọ ẹ̀mọ̀ wá sọ fúnra yí torí pé ikú ọ̀dọ̀jọ́ àrùn olùsù fún kálùkú eyín bẹ̀rẹ̀ bàbá wa tó jẹ góòdì iná láti fẹ́ fi bá san gbèsè wọn wọ́n wà gbẹ́nu sàárè bẹ̀ ma wá sọ wọn nígbà sàárè bá lọ bí ọdún méje mẹ́sàn mẹ́jọ wọ́n àwọn ìràró ti dẹ̀ wọ́n rà mú eyín bóde jama'a ẹn tó bá ní màmá níyàwó tí góòdì ń bẹ lẹ́nu ẹ̀ ẹ̀sọ̀ pínkọ́ yọ ká sọ́dọ̀ owó ní ìsìn kápẹ́sọ̀ náà ní ìsìn tó tó bẹ́ kọ̀ sàmúrú bẹ́ ṣùgbọ́n tí ọ̀wọ́n ti mánéjì kó di àtà kàfikún mọ́sálásí bó fẹ́fẹ́ fẹ́ alẹ̀ ní kó pín fáàmà rẹ̀ kò sàbúrú bẹ́ ṣùgbọ́n ẹmọ́ gbèléyìn makama ẹmọ́ gbèléyìn madinama a níyàn náà sí ájì ẹmọ́ dàpọ̀ mara wọn nínú ẹ̀sìn wa obìnrin lè lo góòdì olùlòsílífà ọkùnrin ni ò lè lo méjèèjì àfi dádàwò bá sọ débẹ̀ ọlọ́njọ ọlọ́ndàkùn àwọn nǹkan bẹ̀ àwọn tí ma bá sí olóre jẹ́ níjọ́ tí nǹkan bá ti wọnú sí èyàn gbogbo tí èyàn ti ṣe síwájú ọlọ́run tí rò pé lòun èròjú rẹ̀ yóò dìlítì láti wọ́n dé parí ẹnu àfáà kan ọgbà kó fi kún tàbí kọ yọ kó mbẹ ẹnu àfáà ò sì gbà kó mọ́ bàjẹ́ ìwọ ló lè kọ̀ntú rẹ̀ máa láà a tó ti kú lẹ́ mẹ́má a tó ti bọ́ sí ilẹ̀ mẹ́má ọlọ́run ṣọ́ wa in ta ti bọnu tí ó sọ àdọ̀mà náà ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ in ta wọ ọ̀run tí ó sọ àdọ̀mà náà ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ in ta sọnú ọ̀rọ̀ tí ó sọ àdọ̀mà náà ń bẹ̀ ọwọ́n fásitì pé a tó fi ń rán àwọn alálàájí tí ẹ ń bá dé nírọ̀lẹ́ àná tí ó sì sàárẹ̀ tí nǹkan kò mú kọlọ kí jí máa o àti gbogbo tí ó ti sí ìdè náà gbogbo ẹn tí ó sì wá sí jímá tí bá ti ń gbọ́n tán sọ yìí jímá àdúgbò rẹ̀ kọrí bẹ̀bá yìí ó kò sí àwọn kan tí wọ́n máa wá jímá hmm mo lè wẹ́n tí ó wà kí jímọ̀ yìí sì lọ máa mọ́ wọn lórí ànìbí ọ̀fẹ́ ẹ̀sọ̀rú ẹ̀ méjì bákan náà bí ni a tó sọ fún àwọn tí ẹ̀wà jímọ̀ tí ẹ ń bá pajímọ̀ jẹ́ bí ẹ̀mẹ́ta ọlọ́run ọ̀rọ̀ ma wá bó sísọ̀ rẹ̀ tọ́lọ́run nìwúyàn nígbàtí ẹ̀rọ wá dé ní tọ̀tọ̀n wọ́n sì tún kọ̀ padà bláàkì lóòjọ́ kí ló dé ẹjọ́ ẹ̀sìn inú ó pù àkú ìlà múlù àdìkì àmọ́ àfọ́ rẹ̀ ìlú lọ bá mi sọ lẹ́rì àbúrò mọ́ mi wà lọ́sọ̀kẹ́ sọ lẹ́rì ní tí è bá ti sẹ́sìn ìdàkejì ẹ̀sìn ló kọ rẹ̀ ẹ̀sìn ni o ní tó bá ti jẹ́sìn ìdàkejì ẹ̀ náà tó ní dáadáa rẹ̀ ẹ̀sìn ló wọ́n máa jẹ́ jẹ́mọ́ ẹ̀wájọ́ èyí tá bá fẹ́ dá sínú ẹ̀sìn ká máa dá sí pẹ̀lú ìmẹ̀ ẹ̀sìn tí wọ́n lọ sí ìwọ́n lè yí ibú tí mẹ́rànú wọn àti bú ẹ̀sìn báwọn wọ́n mọ́ pẹ̀lú yí mẹ́kàlá ń sọ wọ́n lè ṣe lẹ́kò lè ṣe ní Kánò mẹ́rin bá mẹ́ni ọmọ ẹ̀sìn wọ́n lè lọ ọ́fíìsì kẹ́mí sọ́ra máa kan eyín lápapọ̀ tọba dídà sí ìyọ̀nú bẹ́ẹ̀ fún wa bákan náà àà ah, wọ́n tó ti bẹ̀rẹ̀ ìnáwó ogú kèése ẹwọ invitation wa àti gbọ́ òtútà síta on the 30 lámú ìkónijáde sábákà nàìjí tọdún ewọ́n gbogbo rádàdá yìí 796 rádàdá ni yóò tóòtọ́ ṣùgbọ́n ká ti àjòdé ká kó àwọn èèyàn lẹ́nu jọ ní ti ìsúnmọ́lọ́un ẹ̀sìn wá pàmíìtì rẹ̀ o it is permissible in Islam ọlọ́njọ́ má fi wá lẹ́wọ̀ àti àwọ àtàwọn aláàjí ti rẹ̀ sẹ́ ìjọdé mẹ́jì àdọ́tí wọn wọ́lá ah, mẹ́jì àdọ́tí àwọn aláàjí o àwọn aláàjí náà mẹ́jì náà gbábọ̀dì fúnra wọn ọlọ́ndàkùn àwọn bíọ̀ inú àdà ní kàsí rẹ̀ gbogbo dáadáa tí wọ́n kó lọ ọlọ́njọ́ ma lékún

وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته في عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام لقد استحفنا رسول الله صلى الله عليه وسلم على المبادرة بعمل الحج جاهد من حديثه صلى الله عليه وسلم حديث ابن عباس رضي الله تعالى عنه أن صلى الله عليه وسلم قال من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة أمة الإسلام اذا فمن وفقه الرحمن بالحج وقد وفقه الرحمن بخير كبير أمة الإسلام إن جيل لحاج ما وفق به من الخير لعلي أذكره بما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها قالت كف يا رسول الله نحن نرى الجهاد أفضل العمل أفنجاهد فقال الرسول صلى الله عليه وسلم لا ولكن أفضل الجهاد حج مبرورا أمة الإسلام ما ظنكم بأناس حجوا بيت الله وكانوا وفد الرحمن فدعاهم فأجابوه وسألوه فأعطاهم جاء هذا من ابن عباس رضي الله تنرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم والغازي في سبيل الله والحاج والمعتمر وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم أمة الإسلام ما ظنكم بأناس ذهبوا إلى بيت الله ورجعوا كيوم ولدت مهاتون من ذنوبهم جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى جاء هذا من حديث عبيرة رضا الرضاء قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسد رجع كيوم ولدته أمه هي يرجون من ذنوبهم كيوم ولدته أمهاتون أمة الإسلام ما ظنكم بعمل ينفر الفقر والذنوب من عامله كما ينفر الكير خبث الحديد قال صلى الله عليه وسلم تابعوا بين العمرة والحج فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد أمة الإسلام إذا كان هذا شيء يس... إذا كان هذا شيئا يسيرا من فضائل الحج ما ظنكم بمن وفق بهذا باعها الله فترا بهم في يوم عرفة ملائكته فقال انظروا إلى عبادي هؤلاء جاؤوني شؤثا غبرا وإني أشيركم بأني قد غفرت لهم أمتنا ما ظنكم بأناس قد استلموا حجر الأسود حجر سيبعثه الله يوم القيامة جاء هذا من الحديث الذي أخرجه ابن ماجه في السنن من حديث ابن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليأتين هذا الحجر يوم القيامة ولو عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الأكيم تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام وهل يجوز في هذه الشريعة الغراء إقامة الوليمة بعد العودة من الحج نقول نعم لكن بالتفصيل تجوز إقامة الوليمة حمدا لله سبحانه وتعالى على السلامة المسافر من سفره ولكن هذا عام في جميع الأسفار المبيحة البعيدة عن الآثام والمعاصي وهذه الوليمة تسمى النقيعة من النقع والأصل في اللغة في النقي التراب من سلامة هذا المسافر من سفره جاز أن يقيم للناس وليمة حمدا لله سبحانه وتعالى على سلامته وحمدا لله وتعالى على توفيقه بأنه ذأب سالما ورجع سالما أما بعد الحج فكان شيء يستحب للحاج لكن من دون إسراف ولا إضاعة للمال ولا لإدخال ما نهانا الله منه من الحرام كشرب الخمر وكذلك كالرقص مع النساء كل هذه الأمور نجتنبها لعلنا ننال مرضاة ربنا سبحانه وتعالى كذلك هل تركيب الأسنان الذهبية يجوز للنساء في هذا الدين الحنيف نعم يجوز للمرأة يجوز للمرأة تركيب سن ذهبي إن كان ذلك من عادة نسائها وثانيا مع الابتعاد عن الإسراف وإضاءة المال أما تركيبها الأسنان الذهبية للرجال هذه الأمة فلا لما جاء رسول الله صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى حل الفضة الذهب والفضة لإناث هذه الأمة ثم أذرنا من استعماله نحن الرجال خصوصا وكذلك النساء فيما تع... فيما عدا التزين لهن هذا الذي جاء من حديث ابي سلمة رضي الله تعالى عنها فانها لهم في الدنيا ولكم في الاخره اما تركيبها للرجال عند الضروره فجائز لما جاء من قصه عرفجه جد عبد الرحمن ابن طرفه روى عبد الرحمن قصة جده يوم قطعت أنفه يوم الكلاب ويوم الكلاب وقع مرتين بين البصرة والكوفة فقطعت أنف عرفجة في إحدى المعركتين ثم اتخذ أنفا من فضة وأنتنت عليه الفضة وتأتيه رائية كريهة فاشتد عليه الأمر فشكى حاله إلى رسول الله صلى الله عليه وسلم فأمره فاتخذ أنفا من الذهب أمة الإسلام ففروا إلى الله رجوعكم إلى كتاب الله وسنة رسوله فوز لكم في الدنيا وسعادة لكم في الدارين فنسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا من أراد بنا وبديننا وبنبينا وبسنته وبكتابك يا ربنا أرد للفتن وجل كنو في نحري وجل تمنى الموت ولا يستجاب له اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كد من كادنا اللهم ربنا كد من كادنا وانصرنا ولا تنصر علينا يا أرحم الراحمين عاملنا ربنا بما أنت آهل فأنت آهل التقوى وآهل المغفرة ولا تعاملنا عملنا بما لا نعلم فننال الذنوب والمعاصي بيض ربنا وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا